أدل الورى أشرق الله بعلمه وتقى أرشد الناس وفكر من يا نسيم الخير يا داودنا أنت تدعو بدعاء مرتجى ورعاك الله من شر لدى وجزاك الله خير من سعى وصلاه والفعل دم بيده يسر المصطفى دم بيده لقد جاءكم الإلاف بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم عريس عليكم بالمؤمنين رؤوف الرحيم فإن تولوا فقل حسبي الله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 وآلهم وصحبهم وصحبهم أهل الله أهل الله Ọlọ́run akí ọ. Allahu Akbar. Adúgbẹ́ lọ́dọ̀ rẹ̀. Alhamdulillah. Gbogbo nǹkan tó bá wù Ọlọ́run máa ń ṣe ọba ẹ̀dá lára mú kọba alára mú kò sí tọ́ka tí ẹ Ṣùgbọ́n ètò fún wa yí gẹ́gẹ́ tí bàbá Ìmámù ti sọ lẹ́ẹ̀kan nìí ọba alára mú nítorí pé òṣèwá ní ẹ̀dẹ́ ènìyàn òṣèwá lẹ́ranko alhamdulillah ọba alára mú nítorí pé òṣèwá ní mùsùlùmí òṣèwá ní káfìrí alhamdulillah ó dùn mọ́ wa nínú ìsìláàmù náà ta tún wà ń náà a pín lóríṣiríṣi àwọn amí ń jẹ́ mùsùlùmí ni wọn nífẹ̀ẹ́ rú tá ń ṣe yìí kò bá wọn lára mú kìí dùn mọ́ wọn ìranù ni wọ́n kà sí mẹ́ndẹ̀lọ́lọ́run tó jẹ́ ọmọ àdùnmọ́ wa tó jẹ́ ọmọ wà pà ń lọ wá sí à ń lọ gbọ́ Kùránì à ń lọ tafsiru à ń lọ záwíyà à ń lọ lé kéwú ń lọ dọ bàbá ìmáàmù wọ́n fẹ́ lọ kí wọ́n fẹ́ lọ wú àwọn àfáà báwa àti rí yìí àtàwọn tó jẹ́ aṣíwájú wa nínú jẹ́ àfáà àwọn ẹ̀kẹ́ ìfẹ́ rí wọn lójú tí a bá ní wọ́n mú owó àdánwò àyíwá wọn láàfáà ni ọlọ́run fìfẹ́ afá sí wọn lọ́kàn àdúgbọ́lọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ ní ẹ máa fẹ́ tọ́lọ̀n lára wa tọ́lọ̀ ní káwa náà fẹ́ tọ́lọ̀n lára èyí náà ọlọ́run wá fẹ́ràn gbogbo wa lápapọ̀ wa sábẹ́ Ànábì wa sallallahu

وكلمة الشهادة لا إله إلا الله وحبلنا المتين لا إله إلا الله والذكرى الجميلة والطريق المستقيمة وجعل لا إله إلا الله والصلاة على النبي أمننا وسلامتنا ورزقنا ونجاحنا وصلاحنا وفلاحنا وسعادة الدارين

tó dárí dúró dè wọn tó dá wọn dúró dóore ọba tó ṣe wọ́n lẹ́ni rere tó fi ìwà rere sí wọn lára nítorí lómi ma wà nípò báyìí yóò ṣe oríire àmọ́ kò ní nínú re níjọ́ tó rí ire bá ń bẹ́ńlẹ̀ fún ẹ̀dá tí ò nínú re kìí sábà gúnlẹ̀ dáadáa àmọ́ wọ́n nínú re wọ́n tó ṣe oríire ori wọn ni bí wọ́n jẹ́ aṣíwájú ẹ̀sìn láyé náà adọ́lọ́wọ́ kò ìdásọ́rọ̀ ọjọ́ fi máa bọ̀ pẹ̀lú àwọn jẹmọ́ rẹ̀ láwọn inú orí wá tẹ́lẹ̀ èyí ló fi hàn pé pẹ̀lú ogun ọlọ́wọ́n sọ dáadáa torí kò ní fẹ́rí ẹ̀yẹn ọ̀gá Nàìjíríà ni ó tọ́yẹ́ pé wọ́n kú jágbàjàgbà èyí tí ò tí ìkú náà ń bẹ̀rẹ̀ dèrèdè kò lókọ rẹ̀ nígbàtí ò nínú rẹ̀ àmọ́ lórí rẹ̀ ọlọ́ntọ́pẹ́ rí rẹ̀ àti inú rẹ̀ pọ̀ fún bàbá rẹ̀ mọ́ wọ́n jàgbàrà sí bọ́bá yín ọlágbólóhùn tàà fẹ́ rú yìí imam ó fi lórí ẹ̀yìn chairman tẹwà ń bí lè ní wọ́n fọ́nyẹ̀ iná sí gbà fífan wọ́n fọ́nyẹ̀ ẹwú mc wa ọlọ́mbùkún albarka yíò àfáwà tẹ̀sílìm ọlá inú kan àrí tẹ̀sílìm wọ́n ní àfikẹ́ rí kún orí kó ń gba nǹkan kú lọ́dọ̀ yín ẹ̀dìdì àfá wọ́n sì rí nǹkan gbà lọ́dọ̀ yín ẹ̀yin náà máa rí gbà lọ́dọ̀ Ọlọ́run àmín lẹ́yìn a lè di wa àtẹni tó ti dé ló ti lọ àtẹni tí ń bọ̀ lọ́nà àtàwọn tó ti jẹ́ rí àtàwọn tí ń jẹ́ lónìí àtàwọn tí ń bọ̀ wá jẹ́ chairman lọ́la lára zikiri apadà sọ́dọ̀ gbogbo ẹ̀yin tí wọ́n jẹ́ Ikhwan Safa ọlọ́wọ́lá bàbá imam ìgbàfọ́lọ́run lẹ́fi kójọ àwọn kan náà kójọ báyìí níbò míì ìgbà tí ń ṣeré pẹ̀lú kíníkẹ́ gbélé lọ́wọ́njò ní ìdánpè ní laptop mo wá wọnú íńtánẹ́ẹ̀tì káàkiri lóòrù pé kí n fi ṣe kí n máa fi àwọn ní àpọ̀ báyìí wọ́n tó àbí mẹ́wàá láti wà yìí ẹ̀sẹ̀ ni gbogbo wọn ń jó lóòrù ẹ̀bá wọn tó ń jó tán wọ́n tó wá ń bọ́ra alẹ̀ lọ́kọ̀ọ̀kan tí ó nítorí kí n lè fi sí wà tí mo farabalẹ̀ wò ó sẹ́mà pé ni ó lè mọ́ jọ wá lójú bẹ̀rẹ̀ o rí ọmọ àwọn òfin sáwọn èèyàn náà làwọn eléyìí tọ́lọ̀ ní lọ́kàríkà rọ́múná bà ní Adam ẹranko gan ọ̀jẹ́sẹ̀ ìjẹ́sẹ̀ yìí olóko lójútì ajáàsì lójútì wọ́n kọ̀wọ̀ sí bẹ́ẹ̀ láyá bẹ́ẹ̀ ni ọ̀bọ bá ti pè wọ́n tó wọ́n láwọn tẹ́gẹ́rẹ́ bá wọn nígbà ìyá wá ṣe ọ wá burú ju kápò ní ẹranko lọ ọtí múmu ijó rádọ́rọ̀dán tẹ́ bá bẹ̀rẹ̀ pé ń yìí fún kò sídè wọ́n sí náà ni tí ń wọn lẹ́rú wọn lẹ́rú ẹ̀kọ́ kan ló kó tí òkú wọn lẹ́rú ó kó àwọn ó kó wọn lọ bá ẹ̀kọ́ fẹ́ wọ́n lẹ̀ wọ́yẹ́rù ṣàdúrà fún wọn pé nígbà tọ́mọ bá ń ó kó bàbá lọ lẹ́rù kọ̀kọ́ mọ́ rẹ̀ ọmọ ọmọ fọ́lọ́ ń dákùn sàánú mi lára bàbá mi wọ́n ẹgbẹ́ ọmọ lọ lọ́bá bá ṣe tààrí lọ tó kú bàbá ńlẹ̀ bàbá mọ̀kọ́lọ̀ ń dákùn mọ́ta bá ń dọ́mọ̀ mi padà àmá tí ìyàwó àtọkọ àtọ̀rẹ́ àtọ̀búrò àtẹ̀gbọ́n àtàbúrò gbogbo wọn bá ṣe tààrí lọ ó kó wọn lẹ́rú tó kó wọn lẹ́rú ọba tó ṣe tí wá bẹ́ẹ̀ lábẹ́lá ilá ilẹ̀ láwùká fi dúpẹ́ àdúrà fún gbogbo ẹ̀yin ìfọ́nù sọ̀fà lọ́kùnrin àti lóbìnrin àdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ sọmọ̀rí àdínì tẹ́ wọ́n ń pàdé wa lọ́dọọdún tẹ́ ń jẹ́ kíkiní yìí máa ṣe kíní o kọ́ máa dùn báyìí ẹ̀yin náà tún bí kẹfẹ̀ rínú ẹ̀ bí kiri ó nú nǹkan bí àádọ́ta ọdún sísìn kò rí báyìí

ní wọ́n sí iṣẹ́ tí wọ́n fi kú tí wọ́n gbá ẹ̀họ́ lọ pé mọ́pa ìsìlámù rẹ̀ ọlọ́pàá ìbíjà sítánì rẹ̀ ọlọ́run síkíní gbóṣùnà nẹ́bìga ọlọ́run àdínì lọ́wọ́ wọ́n sàpàdà lẹ́yà sítánì àdúrà tààfin kí wà lánà alẹ́gbàgbé lọ́npa bídíà sítánì lẹ̀ ọlọ́run ẹ́ gbóṣùnà nẹ́bìga rẹ̀ bídíà sítánì lẹ̀ náà ni rẹ̀ bídíà sítánì lẹ̀ panadẹ́bọrẹ́ àbádọ́ àwọn àgbàlagbà kan tàbí ìsanwó fún ọjọ́ náà àwọn aláàtí ìsìsẹ́ tà ń gbówó yìí ẹ̀ẹ́sẹ̀ kò náà àlejò ẹ̀sẹ̀ kò ń gbówó ti rí kò àlejò kò sí jámí kò wọ́n jẹ́nà àtàrí àti oúnjẹ ni àti ebú àtẹ̀pẹ̀ wọ́n sàtí wọn gidigidi táfà mi ó rìn lọ tọ̀fẹ́lẹ́dà ìkìyàmà kó tó gbẹ̀san sẹ́rù àwọn àwọn àká kí wá máa bú lónìí pé wọ́n sì dá wọ́n sí wọ́n jìta tí wọ́n rẹ́sàn kankan torí bẹ̀ gbólóhùn táà wí ànídà bá ìmọ́mù ní láàmú àyọ̀dá wọn àmọ́kàwò dìde la ilaha illallahu allah muhammadu afdalu rasulillah salatullahi salamullah alayhi wa sa'iri Láìláà ìlàláwò àlá Mọ̀hámà Abọ́lábí orúkọ ọlọ́run lè láà. Pàṣàdọ́ ọlá ìtọ́nà àpárọ́lá. Àlẹ́ ìwájọ́ ìwà ní ìlà. Ọ̀nà wọn là ń tò yóò àwọn kára dálẹ̀. Ẹkùn tí wọ́n sọ fọ́lọ́ lọ́lọ́dùn wọn nú lẹ́yìn wọn. Àwọn bàbá wọn lọ rí. Ṣé bí àwọn bàbá Mùsá Alájẹ́ wa yáàrí ọlọ́gbà kí àwọn náà. Ọba àwọn ọmọ ọgbàtà bọ́lọ́wà láàáfíà rí ìgbàwà àwọn ọba wọn ti tọ́lọ̀ púpọ̀. Ọlọ́wà àwọn àwọn tó wọ́n ti bẹ́ àwọn tó kọ́ àbá ìmọ́ ní kéré. Àwọn tó kú àwọn ìmọ́ ní bàbá ní ìyá ọlọ́gbà wọn tó wọn. Bàbá ọlọ́wà kí tó bí àbá àwọn yìí, ìgbàfídà ti àbá Ọlọ́pàá kí wọ́n bá gẹ̀ wọ́n ọlọ́run, mọ́pàá lé wọn rẹ́ ọlá àdúrógbà dóì, mọ́pàá ọlá wọn rẹ́ Pápá yìí ẹlá wíwẹ̀. Pẹ̀lú ọwá pẹ̀lú Adam, ọ̀rọ̀ ilé ha, ọlọ́pàá àti wọ́n ìsọ̀rọ̀. Àbá àti ẹnà ọ̀pọ̀ ìgbèrò, àtọ̀gá ààrẹ àtàwọn òtí rẹ̀ alọ́mùsàmúládá táwọn ìgbà wọn. الله محمد هدى رسول الله صلاة سلام عليه وسائر آله لا إله إلا الله أكبر يا جماعة

alẹ́ wáṣà ìrẹ̀. Lọ́pẹ̀jọ́ wíkan sí wípé ilẹ̀ ìlà àìlọ́wọ́ àlùwẹ̀ ọmọdé abúdọ̀ lòrú lè là. Bàbá wa nígbà tí mo ní lọ, bàbá ara Mahmudu, ìmọ́sọ̀kalẹ̀ bàbá wa tọ́lọ sáájú bàbá wa ní àtìlọ́sí alọ́mbà tẹ́lẹ̀ ni wọ́n bàbá ìlà ìlọ́lá bàbá ìlà ìlọ́lá ولا محمد رسول الله ولا صلى الله عليه وسلم gbogbo àwọn sàábí ànábì àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn òlé ọlọ́run àti gbogbo ẹni jẹ́ ní ọlọ́run lóògùn ẹ̀rẹ̀ ayé àwọn lásàdúwà fún nì wá wọlá àwọn ọlọ́run tẹ́lẹ̀kọ̀ kan mọ́ tọrọ ọlọ́mọ́jọ bọ́ọ̀lẹ̀ lásán ààrẹ látorí àwọn àfáwà sóò mọ́sá ọlọ́sùn eh, wá fi kárí gbogbo ẹ̀rí markazi yóò àfáwà yáyì gbà wàhálà àti gbogbo imọ̀ fẹ́ máa dákọ̀ ọlọ́kọ̀ọ̀kan àti mùdírù tí wọ́n ti ń pè wá láti bí ẹ̀ márùn-ún tọ́lọ̀wọ̀n kíkọ̀ ìmẹ́kọ́ ọlọ́run ni ò kọ́lé ìyẹ̀dáadáa ni wà láàáyẹ̀ ìrẹ́dẹ̀ láti markazi

وإليك الكل وأنت الكل وكل الكل ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لك علي أما بلغواني لا صديوك بسم الله كان ما كان ogun tó ti dáa tó ti kọjá ọlọ́run ló ní ọmọ ìbẹ̀ kọ́lẹ̀ tó kúrò ẹ̀ka tó náà lọ́dọ̀ ti wà arrahmani yakunu èyí tàà bá fẹ́ kọ́ jẹ́bẹ̀ sí ìjẹ́bẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run tí ń jẹ́ rahman yóò jẹ́bẹ̀ pẹ̀lú ọlọ́run arrahim tó wá tó wá dìjọ́ alkiyama kọ́ báwa ti fẹ́ ni ojú orí wọ́n ti máa fẹ́ arúnà ní jọ́ jíyà jọ́ àmà àjẹ́nà ni gbogbo ọjọ́ já sí àjọ orílẹ̀ mẹ́ta kájọkọ́ bismillahi kana arrahmani yakunu arrahimi kan gbogbo ń táa gbogbo dákùn máa ṣe ṣe ọlọ́run bí sí mi láì káàná ara mánìyà kó náà ara ẹ̀kọ́ gbogbo ń dáàbẹ́ kó ṣe fún wa ọlọ́run dákùn sí yàkíyà gbogbo ń dáàbẹ́ kó ṣe fún wa dákùn máa ṣe ṣe Bismillah ikana ara man yakunu ara rí mẹ́kún lọ́gbọ́n dára mẹ́kó sí múwà ọlọ́run dára kò sí kíyá tààbẹ́kọ̀ ọ̀dọ̀ múra dáàkùn máa ṣe ṣe rárá rí ọlọ́pàá tí ó tí ó rí bẹ́ẹ̀ ọlọ́ọ̀lá tí mẹ́fún bí i ṣe ọlọ́ọ̀lá tí tí mẹ́fún bí Kátọ́wájò kò sí ìgbà tọ́lọ̀ orin fún ànẹ́bì kọ̀ọ̀kan lọ́yàtọ̀. Ó gba ànẹ́bì ọlọ́run lọ fún ní Bismillahir Rahmanir Rahim. Bismillahi majraha ni túnọ́rà. Bismillahi tọ́lọ̀ fún ànẹ́bì Ibrahim ló pa nájọ́ sí. Bismillahi sí Allah tó wúnà. Táàbà pàdé léwò lọ lórí bá ti ń dúpẹ́ lọ́dọ̀ ọgọ́lọ́ tí a tó kú fún orí mi. Oòrò owó, oòrò ọmọ, oòrò àlàáfíà, oòrò ìyọnú, oòrò gbígbàdúrà, oòrò ìfọ̀kànbalẹ̀, oòrò àṣeyọrí, oòrò oríire, oòrò àlùbáríkà, ọlọ́mọdé àti rẹ́nì kọ̀ọ̀kan wa. Ọlá àṣàlátù láfi jòkó yìí. Ẹ àṣàlátù láfi jòkó. Àmẹ́ni tó lìdí àṣàlátù, àbádà, àbáwa ọlá òtí, àwọn àbá ìmọ̀mù gẹ́ndù sí kíákíá.

نكاري نباكي الصلاة عين الصلاة والسلام الصلاة والسلام الصلاة والسلام الصلاة والسلام الله الله الله الله الله الله الله الله الله الله الله الصلاة والسلام على الأنبياء الصلاة والسلام على الأنبياء والصلاة والسلام الصلاة والسلام على رجال الله الصلاة والسلام على إماء الله الصلاة والسلام على رجال الله الصلاة والسلام على إماء الله Ẹjá fẹ́ yí padà. Wọ́n ni ká tó yí padà. Ọba wítẹ̀ fẹ́ bọ́yáwó wọlé yìí. Bọ́yáwó wọlé yìí. Àṣàlátù alánàbì. Àṣàlámù alánàbì.

ونور كلام النبي ولا سبيك ولا العاشر المبين الوطاني اللهم صل وسلم على احد الذي نزل على قولك علم عامل اقوام ذلك تخلص مني اللهم صل وسلم على ثلاث الحق والحق كما العظم وعليك من العبادة النور العظم صلى الله عليه وعلى اله وصحبه تعرفنا بأهل سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى سيدنا محمد وعلى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 Wọ̀sẹ̀láàmù ara ìrìnṣẹ́lì náà wọ́n ṣe lọ́rẹ̀ ìlàrẹ̀ yìí nínú ọgọ̀ tó dópin àti fẹ́núnúra ní ìsàṣeyọrí àtàrí ní nífọ̀kànbalẹ̀ tẹ́ ń tó lè mú fọ̀kànbalẹ̀ báyàn láyé náà ni kọ dá àná mọ̀ ike àná ti kọjá ó sì padà mọ́ báyàn sì ti rí yẹn ó ní sọ̀rọ̀ ti ẹ̀tọ́ bá yí ọwá sí bá ṣe wà lè ní tó ta lè bá wọn tàná mọ́ lóòtọ́ ọlọ́run lè sànú ọ lè ṣèkẹ́ wa níbi tí fàyàbalẹ̀ wá wà gẹ́gẹ́ bí tọ́pìkì tẹ̀bẹ̀rẹ̀ wípé al'amúnù kí ni ń jẹ́ fọkànbalẹ̀ máa wo al'amúnù wa min ayna al'amúnù wa ma fa'idatu al'amúnì

ìfọ̀kànbalẹ̀ ní jẹ́bẹ̀ máa húwà àmúnu àmúnu kí ala kọ́kọ́ wí bẹ̀ náà ẹjá mú alkùránì wà kàtọ̀ kéwú kálọ̀nù sọ́tọ̀ ráàdì àtọ̀ wà lọ suratul namli kọ́ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلوا عني الذين وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب الذين آمنوا وعملوا صالحات توبي لهم وحسن مآب lójú àwọn jẹmọ́. Alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillahi ala bi dhikrillahi tatma'innul qulub. Ọlọ́run fi yé wa rí pé kò sí jí jẹ́bọ̀ kan bálẹ̀, àtùmànínà, bàbá ní amúnù bí ìbáratin, tàbá ní àtùmànínà bí ìbáratin ọkọ̀. Ìfọ̀kànbalẹ̀ náà ní jẹ́bẹ̀ ìfàyàbalẹ̀. Alladhina amanu àwọn tó bá ti ní ìmánì torí látara amọ́nà ni àmánù ti wá, àbí àmánù àti amọ́nà látara ìmánì. La yujadu al-aman illa bil iman, wa la yujadu al-iman illa min ipé níbo ni a ti lè rí ìfọ̀kànbalẹ̀ tẹ́ látara ìmánì ni alladhina amanu ìmánì lọ́kọ́kọ́ sáájú wọ́tàtí ma inú qulubuhum bi dhikrillah ìdáwàrí jọ́kàn mọ́mì ní ọbalẹ̀ náà ní kíni zikirullah kọ máa dákọ ọlọ́run ó ti júwe fún wa ọ̀nà tí ọkàn ó fi wá ọjọ́ náà mélòó wáhùn nínú ẹ̀sì dáhùn ọ̀nà méjì ẹ̀sì ń tòsí ni ọ̀nà méjì alẹ́rí ilẹ̀ àmẹ́nu ọba ń ká lọ ọ̀tá tí máa ń nù kùn lóró bìbìkìrí ńlá ó fi ìmánì ṣáájú ìmánì ni ó jẹ́ àgbà pé ká dákọ̀ ọlọ́run nígbàtà bá ti wá lè dákọ̀ ọlọ́run ọkàn wọn balẹ̀ kí ní èjọ balẹ̀ zikirullah ayẹ́fẹ́ obìnrin ìmánì làkọ́kọ́ àti ká máa dákọ ọlọ́run ọlọ́run tó wá fi rinlẹ̀ pé aláàá ìzíkiri láàáhí máa ń ẹ̀yìn ọ̀kọ̀ kí ó Àlá bí zikiri Allah, ìtọ́ ti máa ń nà ń àwọn ọmọ dálẹ̀ ìmọ̀ sáà. Alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah. Ọlọ́run ní já sí wí. Alá bi dhikrillah. Àwọn àdúrí Ọlọ́run tó pàdà sí

Alẹ́rìnà àmànú ó tún tó wílẹ̀ kejì, àní àti kẹ́ gbà. Alúkọ̀ gbà kọ́ gbà fọ́lọ̀ lára àbúrò rẹ̀. Àbúrò mi sílẹ̀ wá máa ra mọ́tò yọ máa kọ́lé lójú mi. Ìyàwó tó fẹ́ lé mi, yẹ́ àgóbá kan, ọ gbà ní ọmọ kéwàjú àfáà lọ, ọmọ léèrè àjò títà lọ gbogbo tí a lérò àti máa wá látọ̀dọ̀ ọlọ́run kò sí ń tàà ṣe sí àfikágbà ámànù tàkọ́kọ́ nà ọkàn rẹ̀ ni ámànù tẹ̀kejì ọ̀fẹ́ fi ṣiṣẹ́ ni ọ̀gbẹ́fẹ́ tọ́lá ní mọ gbọ́lọ́gbọ́ ọwà kòkó ṣe níṣẹ́ àmànù sọ́ọ́lì òfin zikiru mọ́kù ìkẹ́kí nǹkan má mọ́kù má mọ́kù mọ́kù ọ̀fọ̀kọ́fọ̀ má tọba fẹ́ kọ láti bọ̀ tán rí alladhina ìmọ̀nìtà kọ́kọ́ wọ̀tá tí máa inú kulúbù tọba fẹ́ kàn rí ọgbàlẹ̀ bí zikrillah Allah Allah Allah ni ó máa wí aláàkùn sí tó lè kọ́kàn Ó ṣe yí máa nì lẹ́nu, ó ṣe lọ́kàn. Ọmọ wa lọ sí wọn kọ́ máa rí pé òní lọ mọ́sálásí hùn. Àwọn agbọ́lọ́gbọ́ yí máa nì ṣe méjì jẹ́ lọ́rùn ọkàn rí mi mọ́sálásí wọ́n jẹ́ àárí ọ. Ká lè mọ bí tá kàtígórì rẹ̀ sí. Lóòtọ́ yí máa nì làdáre lójú Ìmáni màmúmù jẹ́mà lè ju ti ṣéhù lọ, ìmáni mùkádàmù àti àmùrídí ó lè ju ti ṣéhù àtàlífà lọ torí bẹ̀rẹ̀ ọlọ́run nínú ọkàn lọ́wà ẹnìkan ò sí lè mọ̀ ọlọ́run ló lè mọ̀ tó bẹ́ẹ̀ náà wọ́n bá fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ bí mánì rẹ̀ ti tó káfí mọ̀kò tó ọ́ sì sẹ́ síta kan rí sọ́rọ̀rọ̀ wúníwà rínrìn wọ́n lásọ máa ṣe iṣẹ́ pẹ̀lú ọ̀rẹ́ rẹ pẹ̀lú ẹbí rẹ pẹ̀lú ọkọ rẹ pẹ̀lú ìyàwó rẹ pẹ̀lú ọmọ ọlọ́mọ ìbẹ̀lọ́kọ́ ti ti ta mú imani dání ta dẹ̀ mú síkìrí dání ta dẹ̀ mú ṣẹ́ẹ̀rẹ́ dání mẹ́tẹ̀ta yóò pọ̀dúsọ kanbalẹ̀ tó bẹ́ẹ̀ láhùn wàláyé ń tọ̀wọ́ yóò dà fún láyé tó ń jí ń jẹ́ tó bẹ́ẹ̀ ọdà fún ọparí ní jẹ́bẹ̀ onú ó sẹ̀mí ìdùnnú bọ́ọ̀bá lówó ọ̀tọ̀ ní fọkànbalẹ̀ mọ́ wà ní mo di gọ́ọ̀fìnà mo di mínísítà ọ̀tọ̀ ní fọkànbalẹ̀ ó ọ̀tọ̀ ni kéwù rẹpẹtẹ ẹlòmí ma kí ó tó gbà àfáà kò sí ẹntọ́ ma kí ó tó àfáà láwọ́nà ẹmọ̀ ah, eh, ọ̀rọ̀ pé wọ́n sí gbogbo ayé pé ọmọ nǹkankan àwọn mi ń bá bí mi ń bá bí pé wọ́n fún mi ni ẹni tọ́wà ti wà yìí a wà lọ́wọ́ ewu gidigidi gan ewu pátápátá ọlọ́nkọ́kọ́ a máa ṣe ẹni tọ́wà fẹ́ kúnlẹ̀ rẹ̀ àfikọ́ máa dákọ̀ ọlọ́nkọ́ máa wá rẹ̀ nítorí àsìkò àwọn akọ̀ nǹkan díẹ̀ ká níbi tàà ti lè rí fọkànbalẹ̀. Tàrí fowó àsàlámàtù. je jẹ́ ámúnà ìfọkànbalẹ̀ àsàlám. Àláfíà ní jẹ́bẹ̀, peace ní jẹ́bẹ̀. Wà máa ha lóhò fèlè jásádé. Níbo ní eh, ìfọkànbalẹ̀ ń gbé nínú ara apá ni àbẹ́sẹ̀ àbẹ́rí, àbọ́rùn, àbíkùn. Àlẹ̀kọ́lbù. si.

kọmọ ma sí wọ̀nà wọ̀nà wọ̀nà wọ̀nà bí gbogbo rẹ̀ wà lẹ́ àfíyàtò kó sì lálẹ́ àfíyà ara kọmọ dípẹ́ ń gbé lọ sí tù wà sẹ̀kínàtù kọmọ àwọn ṣe nǹkan rẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ̀rẹ́ lómi mílíọ̀nìyà ni bílíọ̀nìyà ni kò ní jòkó bá wọn wá ti jòkó yìí torí kò sí fọkànbalẹ̀ fún àmọ́ bí ó ti tára wọn fún ti ń kadé ti ń kadé ti pé jẹ́ àsìkò tí orí òsì tó kò sí fọkànbalẹ̀ wà máa ń fàá tó hó. kọ́dà kí tìwé pẹ́lú mi bá lọ lòlòkulò ọlọ́lọ́ ilẹ̀ àmùtọ́lọ́ lo ọmọ yóò ma ìwé ara rẹ̀ wá ní balẹ̀ nítorí kìí ṣe oore pẹ̀lẹ́pẹ̀lẹ́ oore tipátipá wà máa ń fàá tó hó. àǹfààní ní ẹ̀lẹ́kùn sáà gbádùn báyìí sáà nífọ̀kànbalẹ̀ báyìí kí ló sì fà á àìsàmánà ni àṣẹ ìmáni ni tá a bá ti lè dákọ̀ ámúnù ìfọ̀kànbalẹ̀ tó sí ẹ̀ láàrí ìmáni ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ náà láàrí àmánà òsìn tó lè bí ìfọ̀kànbalẹ̀ fún ará mi ọkùnrin mi obìnrin mi ọ̀rẹ́ mi nínú Islam ọmọ ìyá mi ìgbẹ́lẹ̀ bí lẹ́yìn ìmáni àti kíni àti zikirullah àti amalu sọ́ọ̀lì ìwárí ó tó wá kú kí ni al'amana ìbánilẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ àfikò jùlẹ̀ o ọ̀rọ̀ lọ́wọ́ tẹ́ tọ́jú pamọ́ sí ọlọ́wọ́ àti dúkìá ọmọ ọlọ́mọ tí bàbá wọn kú ilẹ̀ ilẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ń

ẹlẹ́ẹ̀kẹ́rin al'amáàna gbàfipamọ́ kàtà padà fún nìkan wà bí i tó lò láhàyàtì a tún máa jẹ́ kẹ́mì ogun wà ní ilé sàádẹ́tì wà sàlọ́mà láàmáàna lọ́gbé iná láyá múrùkún àtò ti ilá àhàlìhá بين الناس أن Inna Allah ni'ma ya'idukum bi. Inna Allah ni'ma ma ya'idukum bihi. Inna Allah ni'ma ya'idukum bi gbogbo túnmí múlẹ̀ gbogbo òkípọ̀. Inna Allah ni'ma ya'idukum bi. Ni'ma ma إن الله نعم ما يعدكم به إن الله ni ya ìzòkùn bí i ọmọ dà ìdí kìlọ̀ fún yínkẹ tẹ̀lé tó òun lọ máa sírí ayé òun lọ dáyé òun lọ mọ́ntá lè fi gbọ́bẹ̀ tá gbádùn tọ́ka wọ́n

àti buhari ọ̀gá rẹ̀ àwọn anígbọ́mọ̀ wálé olóòwò wálé àwọn àti adamu ni àti sùúrù ọmọkùnrin yìí ọlọ́run ti gbàdúrà rẹ̀ ti wà lọ́dọ̀ ànábì mọ́ sinmi síbẹ̀ wọ́n ní bàbá ajẹ́ wálé kò sí ní ẹsẹ̀ ni tí ó sàjáde kí ní lè sàkáǹtì kí fi lọ́kàn ló fún ní amónù tẹ́ bèèrè kọ́ ọ̀rẹ́ sàkáǹtì kọ́mpìnì kó owó mi sọ́ngọ́ rẹ̀. Gómìnà ilẹ̀ṣẹ̀ tí owó owó tí mo ti bá yí padà tí mo ti bá ṣe pọ̀ pé ọwọ́ mi mọ́ mọ̀ yẹ́ kankan. wọ́n pánlé. Ìwọ́n náà lórí Director, Managing Director, Chairman, Governor, ẹwọ ẹwọ rájí àbíkínì jíjẹ, Fáṣọlá. Mẹ́gbẹ̀ẹ́sẹ̀ nísìn, ṣe àkóbọ́ bá rẹ̀ jáde lórí yóò jáde, àwọn jẹ́ kanra mọ́ ọ̀pọ̀ tẹ́ni tí ṣàdúrà fún torí kò ṣeéṣe ká mọ́ni ẹnìkan ọ̀gbọ́n bí ebú ṣùgbọ́n mẹ́rìnzà ìdínàmọ́rù tí ń ṣèjọba ní ṣeun àǹfààní gbogbogbò lọ́wà lọ́kàn ẹ̀jọ àǹfààní ara ẹ̀ lọ ẹni tó wọ́pá àǹfààní ara rẹ̀ níbẹ̀ lọ́kàn ẹ̀ kó lè lọ́kàn balẹ̀ ọgbó ti ìyàlé fún ìyàwó ọgbó ti ìyàwó fún ìyàlé ọwá lọ́kàn rẹ̀ ọbalẹ̀ wọ́n lọ́dá lọ fẹ́ àwọn ọlọ́mọ sílé

tí ń kú wà lẹ́nà sí dákùn sí àmà wíjọun ilẹ̀ ń kọ́ àwọn ọlọ́mà ilá àzàbà ọwá ní ọmọ olímọ̀ ìwọ ìmáàmù náà tọ́ àmọ́sálásí ìyá aláta lóhun ọ̀tà ìyá oníyàn lóhun ọ̀tà ọ̀gbà àwẹ̀ fún wọn ọ̀dúró ṣe àti fún wọn lé àwọn agbẹ́ ọlọ́jọ́ ọdá mọ́ yí ẹ̀mú àdúrà wá ní ẹ̀yẹ́ òtí ẹ̀mọ̀gbà fún yẹn ní nǹkan àwẹ̀ eré òníwọ́n náà ṣe fún wọn lẹ́yìn ọ̀nà tí ọkọ̀

ìmánì nù láyà àmánù ọkàn yìí ò lè balẹ̀ àmínà yà àmánù àdísà nẹ́bí orú méjèèjì láyé omi àádùkùn ẹnìkan yìí ò tí ilé dẹni ọlọ́run átàyò ìbal àkíyìí àfi tó bá fẹ́ fọ́mọ ni ọmọlàkejì ẹ̀ fún ẹ̀yọ ìbọlì náà fẹ́ nǹkan tí ń fẹ́ fún ààrẹ nì ọ̀fẹ́ kọ́lé jẹ́nìkejì ọkọ ọ̀fẹ́ bímọ jẹ́ ẹ̀ẹ́sẹ́ omi àkókò ní dáa fún ọgbẹ̀ inú o ò ní nífọ̀kànbalẹ̀ tó ti jẹ́ eré olóore mẹ́tẹ̀ ti tẹ ẹnìkejì mọ́lẹ̀ ọ̀rọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ kò ní sí tú bẹ́ẹ̀ làwọn ọ̀húnṣùlùmọ̀ àt sẹ́ni tí ń dínà mẹ́nìkejì gẹ̀mà àwọn ìjọba wà yí Nàìjíríà yẹ owó rẹ̀ ni

قرية آمنة مطمئنة ياتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنهم الله فأذاك الله لباس الجوع والخوف بما كانوا يسمعون وضرب الله قرية كانت آمنة مطمئنة Nàìjíríà kọ́ ma lọ dàbí ìlú míì lágbàáyé tó ṣe wípé èmi ọlọ́run tọ́jú ìlú ọ̀hún gbogbo tí kọ́ntìrì fi jẹ́ kọ́ntìrì ń lọ bí nǹkan bí mẹ́rìnlá tàbí mẹ́ẹ̀dógún. kátó lè sọ pé ìlú ìkọ́ntìlì ni yóò ní àwọn èèyàn yéèyàn àwọn àwọn èèyàn méje ní òní kó tó lè jẹ́ kọ́ntìlì tó dáa yóò ní àwọn ẹlẹ́kọ̀ọ́ mímọ̀ tí wọ́n gba dàkàtóró dókítà dókítà dókítà nípa akákọ́ ni àtàwọn dókítà alábẹ́ orí méjì yóò wá ní àwọn tùjíàr àwọn

àti sọ́jà ojú omi àti sọ́jà orí ilẹ̀ sọ́jà gbogbo wọn ẹ̀pà wọ́pọ̀ sójú kan àtọlọ́pàá ti ń bọ̀ lábẹ́ wọn ẹlẹ́ẹ̀karùn-ún àwa ní àwọn àgbẹ̀ tọmọkóró tí wọ́n ìfẹ́ bí wọ́n ní jẹ́ bí ọ pa wọ́n ẹgbẹ́ bèèrè ìjìṣẹ́ tí wọ́n yìí náà ṣe táa sákò olóko táa wà ní ìgboro ní ebí ọ pa Nàìjíríà jù báyìí lọ wọ́n láìta abálẹ̀ lójú padà sóko ìbábọ̀dá fún wa o ẹni tó lòun lóòrò sì máa ka mílíọ̀n gbà sí tọdún kàtà bá padà sóko kò sí fọ́kàn balẹ̀ orí sí bẹ̀lẹ̀. Nínú àwọn tí jẹ́ kí jọba jẹ́jọba náà ni gbogbo àwọn èròjà bí gold, bí diamond, bí petrol, bí oil, bí gas, bí kòkó, bí rọ́bà, gbogbo nǹkan bá ń bá wọn. Àwọn tí papọ̀ tí jẹ́ kí ìlú ọjọ́ ìlú Nàìjíríà ní gbogbo ẹ̀. Ó lé, a ní ìtọ́ tó lé, èyí tẹ́mi wọ́n fi fẹ́ràn rẹ̀ tí wọ́n náà fi fẹ́ràn mi kọ́kàn rẹ̀ lè balẹ̀ ah, olórí wa kan mo fókọ̀bọ̀ láti ẹ̀yìn náà lẹ́sọ lẹ́nu ara yìí kèèsí ìbọ́ọ̀lẹ̀ lérí àti wọ̀lú rẹ̀ sì nira sẹ́rẹ́tí sẹ́rẹ́tí ń bẹ lérí ìjọba àti water ńgbà tó dé tán tó ṣe dànù bí wọ́n bá débẹ̀ kí ló ti ṣe tiẹ̀ ẹnìkejì dùn ìwọ ń kọ́ ọlọ́run ni mo sàpẹ̀bí ọba yẹ nàìjíríà ìbòlẹ̀ tó fẹ́ bì yí jẹ́mọ́ ìkọwánù sọ̀fá bèèrè pé kí ni amúnù níbo ni ìfọ̀kànbalẹ̀ wà ìfọ̀kànbalẹ̀ ń bẹ ń bí kọ́ fẹ́ràn mi kí mi náà fẹ́ràn rẹ anábìní ni mo tún rẹ̀ kan ẹwà ni láyà àmánù ọkàn ẹnìkanu yóò ní balẹ̀ náà sí ẹkẹrẹ yóò jì kí láyé omi náà àádókàn حتى يحب لأخيه ما يحب لنفسه لا na أحدكم لا يأمن لا يأمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه ẹ̀yẹ tẹ́jẹ̀ o ọlá ti mọ́gárí ìwádìí sáàyì ẹ̀fẹ́ sùn lálẹ́ ọlọ́lọ́mọ́sàbà ń kẹ́ àlàkẹ́ ọlọ́nkẹ́ àrẹ̀mú ọlọ́nkẹ́ àìdí ọlọ́nkẹ́ àkànbí ọlọ́nkẹ́ lágbájá ọlọ́nkẹ́ lákàzẹ́gbè ọlọ́nkẹ́ jẹ́ lágbájá náà lọ wá

orí afálá mo ní náà orúkọ mi èmi ò ní mẹ́rin débi kí n sàdúrà fọ́ta mi torí tọ́lá tọ́kàn rẹ̀ bábá rẹ̀ ló yóò ṣe mí léṣe <laughs> àwọn ọmọ lè sàdúrà fún ọ̀rẹ́ mi mímẹ́ níwájú rárọ̀ ìwọ́n sọ lọ́rọ̀ mọ́lọ́ nígbà táà ní ọjọ́ ìrọ́nà rọ àbúmọ̀jẹ̀bí mọ́ náà ẹ̀jẹ̀bí èyí olóò burú alẹ́ ìtọ́ dájú ìdìfàábẹ̀lẹ́tì ìyà àṣẹ́nù ibi tó kàbalẹ̀ wà nù kìí ṣe bí owó kíkó jẹ ọ̀ kìí ṣe bí àṣírí ẹ̀rí ẹlòmí ma ògùn ju ẹgbẹ̀jú ológun lọ wọ̀n láyé kíta ní ọmọ wọ̀kiri ìyàwó rẹ̀ níjọ gbánù òun náà ma sáfàjẹ̀ yọ ma sáfó òun sì lélé rí ológun yóò láwọn ológun fẹ́ yọ wọ́n fẹ́ sí òun léṣe mo fó kọ bẹ̀rẹ̀ kọ́lá sí rí lágége ni ọ̀gá pátápátá ni lọ́bá kan lọ́bá bá mi ìdá sí ń gbé wọn àárín àwọn kìnnìnìfà

alhamdulillah ibi tílẹ̀ gẹni mọ́ yìí tó tó gẹni mọ́ ẹni tí máa ń bẹ́nu islam tó ń mal Qur'an lọ àfá tó tún wá lọ tẹríba fókùnkọ̀ ẹ̀ eh! kò sí fọ́kànbalẹ̀ ń bẹ̀ o من كل مكان Gbogbo mọ́lá àrùn Nàìjíríà ìnákùnà pọ̀, mo lọ kàn jẹ wá balẹ̀. àwọn ọmọ tí ń kàwé ẹ̀yin olórí wa ẹ̀yin tẹ́ jẹ́ president wa àtẹ̀yin tẹ́ jẹ́ governor àwọn ọmọ tí ń kàwé kí ló tẹ́ tó fẹ́ìlì wọn ìdánwò tẹ́ ṣe láìpẹ́ yìí ìdánwò lẹ́pẹ́ jáàmù tí wọ́n ṣe ń jẹ́ láìpẹ́ yìí kò jáàmù tí wọ́n ṣe láìpẹ́ yìí wọ́n fẹ́ìlì yẹn lọ́gbà torí kò sí ibi tí wọ́n kò wọ́n sí ni wọ́n wà mú ọlọ́run mọ̀ yẹn yìí náà

ẹ̀sànwó òsìsẹ́ bó sìsẹ́ tó gùn rẹ̀ tó gbẹ ẹ̀sànwó fàláàrù tó bá yẹ́ rẹrù wá kó tó di pé ò èrí rẹ̀ lẹ́rẹ̀ àárù ẹ̀ẹ́gbẹ́ni kan ní mú yán lọ́wọ́ mú kó wá kò sẹ́ntọ́lọ́wọ́ ní mú níbi tí mọ́kàn bá lè wà ọ̀rọ̀ pọ́pọ̀ kó ní máa sọ kìí sọ ìtókùn púpọ̀ inventual Kùránì ni Àsìbáàbùhú kẹfì rọ́tùn mínìhá. Ìtí ìfà ọ̀kan balẹ̀ ọ̀pọ̀ nínú ẹ̀ lábẹ́ sọ yìí o. Àtàdá yúnù. Àtàdá yúnù kọ ọmọ sí lọ́run níjojúmọ́. Ọba kí wọn rán yàtán kí àsìkò kan wà tí wọ́n lọ́run fi máa tó máa fi dájọ́ sọ́dọ̀ ọlọ́run. Bẹ́ẹ̀ ti fàṣkólẹ̀ tẹ́ ń tajà, tẹ́ fàṣkólẹ̀ tẹ́ ń bí àwọn ẹ̀bá ní bákan ní bọ̀nà bọ́kọ̀ ẹ̀bá ní ẹ̀dàkùn ẹ̀fẹ́ríjì mi ọkọ mi ẹ̀tì pàtàkì tí ń sàdúrà mú ti tọrọ àsìkò yìí lọ́dọ̀ yín mo fẹ́ fi bọ́ba tó dá mi sọ̀rọ̀ ọ̀pá fóònù gbogbo wọ́n wọ́n lè ìmánu bí láàárín kọ̀ ní ìmánu ìtawílẹ̀ kan ó di méjì Àfẹ́lìtù, àdáhùlà àmánàtì. Àdáhùlà àmánà kọ sàmánà òdí mẹ́ta. Àrọ́bíwọ̀n, ìtìyànà lọ́kókò wà lọ́wọ́ àjìbá. Kọ́kàn rẹ tó lè balẹ̀, àfikọ́ ṣẹ̀tọ́ fún bàbá rẹ tó bí ọwá Responsibility àti beauty Duty and responsibility. Ọláti làí dáadáa rẹ̀ fi àdá ìlàkókò. Ọláti sojúṣe rẹ̀ fún bàbá tó bí ọ.

sọ́rọ̀ ṣe ń tàn fún wa tán báyà sí láyà sọ fún ọkùnrin ọ̀dá o sọ fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ẹ̀dá àìdá tí wọ́n ọ̀dá àdáwò tí wọ́n nù kò ṣe yí padà yóò yàjẹ́ kò jù bẹ́ẹ̀ lọ ọ̀hán ọjọ́ kíkó mẹ́rin lọ́jọ́ rẹ̀ mi ó ara ìgbàfọ́ ìmọ́nì ní kò tètè gbà ìyá rẹ̀ kọ́ ara wọn ni ó ara tó ṣe ìwọ́dọ̀ ń dò ní ọ́ kò ṣe ṣe mọ́ ọwà sinmi ọkàn balẹ̀ fọ́njọ́ kan

Fíwá lọ́kàn balẹ̀ ooo, fíwá lọ́kàn balẹ̀, ọlọ́òjíṣẹ́ mọ̀ọ́mọ̀ mi, fíwá lọ́kàn balẹ̀ ooo. Fíwá lọ́kàn balẹ̀, fíwá lọ́kàn balẹ̀, fíwá lọ́kàn balẹ̀, fíwá lọ́kàn balẹ̀, ọlọ́òjíṣẹ́ mọ̀ọ́mọ̀ mi, fíwá lọ́kàn balẹ̀ ooo. Fíwá lọ́kàn balẹ̀ ooo wà lọ́kàn balẹ̀ ọlá òjíṣẹ́ mọ̀ọ́mà mi fi wá lọ́kàn balẹ̀ o fi wá lọ́kàn balẹ̀ o fi wá lọ́kàn balẹ̀ fi wá lọ́kàn balẹ̀ o fi wá lọ́kàn balẹ̀ ọlá òjíṣẹ́ mọ̀ọ́mà mi fi wá lọ́kàn balẹ̀ o ọlọ́pọ̀ Téèyàn bá lówó tó bá mọ kéwú tọ́kàn ọ̀yọ̀ bá balẹ̀ tó bá ha gbogbo kí tó bá dẹ̀ta. Ẹwà ni, a ní orí tọ́rù yóò sì gbàgbé gbogbo ẹ̀ tọ́kàn ọ̀yọ̀ balẹ̀. Ìfọkànbalẹ̀ ní jẹ́ kéèyàn ó ṣàṣeyọrí. Ìṣọ́wájú. Ìmùtìfàlọ àwàmírì láàyì. Kí ní jọ́kàn èèyàn balẹ̀ jẹ̀ máa? Tọ́ bá ti fẹ̀tọ́ ìyàwó, tọ́ fẹ̀tọ́ ọ ìyàwó rẹ̀ ń ṣépè wọ́n rán aṣọ ìyàwó wọ́n rán aṣọ ẹgbẹ́ ọ̀rà fún wọn inú wọn ò dùn sí ọ àwọn ẹ̀rẹ́dẹ́ ni ọkàn rẹ̀ ọ̀bá ọkàn rẹ̀ rẹ̀ balẹ̀ torí àwọn tí ń jẹ lábẹ̀rẹ̀ ọkàn tí wọn náà ọ̀fí wọn lọ́kàn balẹ̀ ní tó lè mọ́kàn balẹ̀ gbogbo ẹ̀kọ́ láṣà sí o ọ̀pọ̀lọpọ̀ ní dáhùn wọ́n sàtí mi ní wọ́n ń ṣe mi ní tó ìjẹ́pọ̀ ọwọ́ rẹ̀ lọ́wà ìmtìsáàlá wà mẹ́rin lọ ọba tó dáa àwọn àṣẹ tó pa wá

bàbá àpáwọn ọlọ́pàá òṣèdá tá a bá dókè lọ́dọ̀ adájọ́ ń kọ́ ẹ̀rí báyìí wọ́n sì máa gbìyàn nàìjíríà odidi èèyàn kẹwàá gbé wọn pamọ́ kọmọ àwọn ẹgbẹ́ ńgbà náà fi kán múyè kan wá tíjọba sì ń bẹ láyé tí wọ́n kú la ilaha illallah tíjọba ń bẹ ajẹ́pàwọn àjọba gan ní ń bẹ lábẹ́ lábẹ́ gígùn tí ọba jẹ́ rẹ̀ tẹ́lá tún gbọ́ pé wọ́n gbé èèyàn ọjọ́ kìí níjọba wà tí wọ́n ò ní rí abẹ́ àti ọlọ́ni wọ́n wá ittaqu sultana fa innaha min zilli rahman ẹ bẹ̀rù ìjọba torí pé lábẹ́ ìbògí ọlọ́ni wọ́n wà ọlọ́run ló fún wọn gbogbo ẹ̀ àfihàn ọba fẹ́ sí àfihàn ọba fẹ́ sí pé ẹnìkan jalè wọ́n wà mú ti nàìjíríà kò sí àfihàn bá mọ̀ pẹ̀ ìmọ̀